lílọ́kàn rẹ̀ lẹ̀ gẹ́gẹ́ bí Samuel kì í ṣiṣẹ́ nílé rẹ̀ tàbí níbikíbi òtọ̀sán tóru kọ̀ọ̀kan mi ṣe gẹ́gẹ́ bí ẹ̀mí rẹ̀ ti ń fẹ́ gẹ́gẹ́ bí ẹ̀mí ìṣẹ́jú díẹ̀ pẹ̀lú ọlọ́run. some minutes with God. ìṣẹ́jú díẹ̀ pẹ̀lú ọlọ́run. some minutes with God. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó mú wa rí ọjọ́ òní. we thank God who let us see today. ògo ni fún olúwa lókè ọ̀run. glory be to the Lord in the highest. olúgbénga adébóyè ò wá láti polongo ẹ̀sìn fáráyé o. gbénga adébóyè did not come to campaign religion. ẹni tó ń mí afẹ́fẹ́ símú tó ń mu omi tó ń tẹ́lẹ̀ tó ń sùn tó ń jí òun lọ̀rọ̀ mi ń bá somebody that is breathing here drink water match pass sleeping and waiting up is who i'm facing. ọlọ́run ọlọ́run sì ni mò ń polongo torí ìmọ́lẹ̀ ọlọ́run ni èmi. is God I'm proclaiming because I'm the fire of God. eh, fire fire and light the same thing go on we have a limited time pastor. lónìí ohun tí n ó bá ọ sọ̀rọ̀ lé lórí ni níní tálákà lára. my sermon for you today is the pursuit of a poor man. Eh? sorry giving masses problem go on go on. Uh ah, -huh. Ah. kí ni à ń pè ní ìnínilára. what are we called the sobersness. kíkóra ẹni sínú ìyọnu. putting yourself in problem. àpọn. Ah, problem. àti wàhálà. problem as usual. tani tálákà. who is the surface man. ẹni tí ojú ń pọ́n. the man with red face. Eh? go on go on the idea is straight. ènìyàn ń kẹ́gàn wọn. people deny them. ṣùgbọ́n olúwa fẹ́ràn tálákà. but God love poor man a lot. nítorí èyí ló ṣe ń fi àwọn tó ní wọn lára rí. this is why he is causing their problem causer kà nínú psalm one oh nine ẹsẹ̀ sixteen àti seventeen. read it in psalm one oh nine verse sixteen and seventeen. ipò wo ni wọ́n wà lónìí. what are your position today. olórí orílẹ̀-èdè ni ọ́ àbò ẹgbẹ́. maybe you are head of state or group. olórí ẹbí ni ọ́ àbò ìjọ. family head or church leader. àlùfáà ń sanra ọmọ ìjọ ń rù. the pastor belle food member is hiv virus gbogbo ẹni tó ní tálákà lára. anybody that is giving masses problem. ègún olúwa ń bẹ lórí yín. you no go better for them. ẹ. Eh? sorry God curse are on you please. arákùnrin sọ́sọ́rọ́ kan níjọ́ wo ni. wọ́n igi jẹ́gẹ́dẹ́ sometimes ago. ó bẹ àwọn tálákà níṣẹ́. he beg a poor man to work for him. ó ní kí wọ́n náwó tiwọn síṣẹ́ náà. he said they should do it with their money. ó ṣàdéhùn alágbádá fún wọn. he made the agreement of parasol. what does that mean. a fake agreement kọ́ńpìnì ń gbèrú lóòótọ́ iṣẹ́ ń lọ déédé. the company exposed and job going well. ǹjẹ́ kó sanwó ọ̀yà ló bá fa akẹ́kọ̀ọ́ but to pay them became problem ọ̀pá dúdú ló ń yọlé wọn ká lójú oorun. he carry one juju rod to pursue them in their slavery. láti tí agbára rẹ̀ dé hàn wọ́n. to show them powerful he ó lọ́lọ́ ń ṣe ohun òkúkú ṣèwé fún wọn. he say thank God I did not even do book for you. <laughs> olówó ayé kọ lẹ́tà ìjà sí ọlọ́run. big man sending challenge poster to God. ó ń pe iná olúwa tó ń jónirun. he is inviting the perishing light of God. bíbélì ní ètí aṣiwèrè bọ́ sínú ìjà ẹnu rẹ̀ a sì máa pe iná wa. the bible say madman lives enter fighting and his mount shouting fire. ìwé òwe orí kẹrìnlá ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n ó ní ẹni tí ó bá ní tálákà lára ẹlẹ́dàá rẹ̀ ló gàn. he say whoever give me massive problem blame his creator. tálákà yìí wá olówó ìlọsílẹ̀ lálẹ́. this poor man look after the big man in the line. ṣe ló ti géètì mọ́ síta kí wọ́n ó lè mú yẹn bí olè. he shut the gate with him so that they can arrest the man. hallelujah hallelujah. lẹ́fítíkù orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹrìnlá ó ní bí ìwọ bá ta ọjà tàbí ó rà lọ́wọ́ ẹnìkejì rẹ if you buy or sell market from your second person. ẹni kò gbọ́dọ̀ rẹ́ ara yín jẹ. don't cheat yourself. àbí kò sí nínú bíbélì ìjẹ bẹ́ẹ̀. or is it not in your own bible like that. wọ́n fẹjọ́ ọkùnrin yìí sùn mí àmọ́ mo rẹ́rìn. they reported this man to me but I laughed at. Deuteronomy twenty four ẹsẹ̀ fourteen sí fifteen ó ní ìwọ kò gbọ́dọ̀ ní alágbàṣe lára tí í ṣe tálákà àti aláìní. he said don't hammer your worker the poor man are empty handed ìbá ṣe nínú àwọn arákùnrin rẹ tàbí nínú àwọn àlejò tó ń gbénu ibodè rẹ. bóyá in your boys or visitor living in your apartment. sanwó ọ̀yà rẹ̀ fún o. call for his services. má ṣe jẹ́ kí oòrùn kí ó wọ̀ bá. don't let the sun to see him. Hmm, torí tálákà ni òun. because he's a poor person. òun sì gbẹ́kẹ̀lé owó náà. he dependent on the salary. kí ó má bàa ké sí olúwa sí ọ. so that he did not call God for you. a sì di ẹ̀ṣẹ̀ sí ọ lọ́rùn. and ah, because sinner on your shoulder. hallelujah. hallelujah. ọkùnrin yìí kagidi borí bí fáànù emeka. this man become stubborn like emeka fan. ó kó jẹ̀gbọ̀nbulẹ̀ bí alágbára. he send riot like party b. mo ní wọn wí fún un. i say they should tell him. ìwé òwe orí kejìlélógún ẹsẹ̀ sixteen ó ní ẹni tí ó ní tálákà lára ṣùgbọ́n tí ó ń ta ọlọ́rọ̀ lọ́rẹ́ yóò di aláìní dandan. whoever give masses problem and spray big man will turn to poor under must. orí twenty eight ẹsẹ̀ twenty seven ní ẹni tí ó bá ń fi fún olùpọ̀njú kì yóò ṣe aláìní o. he say whoever give to the needy will never be poor ṣùgbọ́n ẹni tí ó bá mú ojú rẹ̀ kúrò yóò gba ìgún rẹpẹtẹ. but whoever remove his veil will receive abundant calls. amen. amen. ǹjẹ́ ẹ mọ tó ṣẹlẹ̀ sọkùnrin náà. you know what happened to this man. àtòun àtàwọn who is who tó mọ̀ plus A plus his e who is who. àtòun àtògùn rẹ gbogbo. even with his numerous juju. ń gbà tá a fi roṣù mẹ́ta. before three months. company tó ti ń flourish tẹ́lẹ̀ ọlọ́run sọ́dẹ̀kọ̀ ìyá dáúdà. his flourish company turn to ẹ̀kọ́ ìyá dáúdà. Eh? Yes, that is everything perish. Go on, go on, go on. Láì dẹ̀ tú bá forí tó yàn yìí. Without apologizing to the cheated head. Kò lè bọ́ nínú ẹ̀. He will not be surviving. Hallelujah. Hallelujah. Ẹ̀yin tẹ́ ń kówó mẹ̀kúnnù jẹ tẹ́ ẹ tún yọ̀. You that shower law and pursue the masses money and joyful for it. Ẹ kú ìmúra ẹkún. Be prepared for crying. Ìwé òwe twenty two twenty two. Hmm. Ó ní má ṣe já tálákà lé olè. Don't rob the poor man. Má ti ṣe ní olùpọ́njú lára. Don't suffer the suffer suffer person. Nítorí Olúwa yóò gbèjà wọn. Because the Lord will fight for them. Bọ̀dá town council official. You brother town council official. Wọ́n rán wọ níṣẹ́ ọmọ òfin jẹ́ tẹrú. They send you children while you are using slave way. O ṣàánú àwọn ìdílé rẹ. Don't do pity your household. <laughs> ó mọ̀ pé ègún olúwa kàn wọ́n fún tí wọ́n ń ṣe yẹn. Those who know that Don't cause extended to them for what you are doing. Ìwé Mẹ́ka orí kejì ẹsẹ̀ kejì sí ìkẹta ó ní wọ́n sì ń ṣe ojú kòkòrò oko àtilé. They are doing the greediness of home and abroad. Wọ́n fi ipá gbà á. They take it by force. Wọ́n sì ní àwọn ènìyàn lára. They persecuted them. Ṣùgbọ́n bá ilé Olúwa wí. But thou say the Lord. Kíyèsí èmi ń gbìmọ̀ ibi sí ìdílé yìí. You are serving batting over the family. Nínú èyí tí ọrùn yín kì yóò lè yọ nítorí àkókò ibi yín ni èyí. In which your neck cannot approve because this is your problem problem time. èpè tí ọlọ́run gbé wọ town council sẹ́nu. this is the God calls of stupid town council. àtiwọ́ ọlọ́pàá ìrònà tó wọ ẹ̀yìn rẹ̀ ń kó ìnínilára bá gbogbo mẹ̀kúnnù. our police post police who bribe is hammer the masses. hallelujah hallelujah. onílé tó ń fowó lé ni wọ́n lára. landlord and landlady that is secreting rice every day. ìnira ó ba olú olúwa wí. problems appear on your shade alone. ìwọ tí ò ń fi ipò ṣe ká. you that is wicked with your position. ìwọ ọba tó mọ̀ tó àfikún dàlúrú. you king that doesn't cool it but hot it the time. <laughs> lórí tó yanmọ ẹyin jẹ. leader that cheated the followers. ẹni tó bá ń furugbin ẹ̀ṣẹ̀ ìwé mímọ́ ni yóò rí asán whoever planted sinner fruit we pluck zero your government. Ìwọ ò ṣèjọba. New government. Gómìnà ni ọ́ orílẹ̀-èdè. Whether Milan or head of state. Bọ́ntolúwa ń wí. Lis ten to what the preacher says. Bọ́ntoni wàásù wí. Lis ten to what the preacher says. Kó o lè mọ̀ pàgbára òpin sọ́dọ̀ rẹ. So that you see that the power is not to yourself. Orí karùn-ún ẹsẹ̀ ìkẹjọ ó ní bí àwa bá rí ìnilára àwọn olùpọ̀njú àti ìfi agbára yí ìdájú àti òtítọ́ padà. if you see the stubbornness of masses and using the power of proof to do something ká má ṣe jẹ́ ẹnu kí ó yà wá. don't be fear or surprised. ká jẹ́ kó yé wa pé. so that you know. ẹni tí ó ga jùlọ ń ṣọ́ ẹni tí ó ga o. somebody that is longer is watching a longer person. àti ẹni gíga jùlọ wà lórí gbogbo wọn. and more longer is above all them. olórí orílẹ̀-èdè kan níjọ́ wo ni. look at one head of state sometimes tó ní tálákà lára. who suffered the masses. irú ikú wo ló kú. which died he dead and how he was buried. báwo sì ni wọ́n ṣe sìnkú ẹ̀. how he was buried. ó ń bẹ nínú bíbélì. it's in the bible. jeremiah twenty two seven seventeen eighteen ó ní ṣùgbọ́n ojú rẹ̀ àti ọkàn rẹ̀ kì í ṣe fún ohunkóhun bí kò ṣe ojú kòkòrò. he said his face and mind not for anything but greediness. àti láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. and spray the innocent person blood. àti láti ṣe ìnínilára. and suffer person. àbá ilé olúwa wí. no say the lord. wọn kì yóò sọ̀fọ̀ fún un wípé ó máa ṣe arákùnrin wa lọ. they will not move him that sorry one man is gone mourn mourn mourn wọn kì yóò kánú ikú rẹ̀. and they will not even feel his absence. a ó sin ní ìsìnkú kẹ́tẹ́kẹ́tẹ́ tí a tí a sì sọ́jú nu kúrò ní ẹnu bodè. we shall bury him like a gate man animal. àbó yàtọ̀ síra wọn. this is different from what other. hallelujah hallelujah. olúwa ní ìwọ kò gbọdọ̀ ṣìkà àlejò. God say you should not wicked visitor. bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ ní lára. and you should not hammer him. torí pé ipò ilẹ̀ yìí náà ti wà rí. before you are like this before. túrátù dùwà náà sọ Suratu mentioned by the pastor also says. Súra ninety three ni ká lọ. Súra chapter ninety three. Ẹsẹ̀ ìkẹfà sí ìkọkànlá. Verse six to eleven. Ó ní Amlam Yajidika Yatima Fawa. Quran. Wàwà Jádàkà Dọ́là Fàdá. Quran again. Wàwà Jádàkà Àìlán Fàgìnà. Quran still waxing stronger in pastor's mouth. <laughs> Fàmọ́ Yatima Fàlá Tẹ̀kíyàr. Quran as usual. Wàmọ́ Sàílà Fàlá Tẹ̀níyàr. Quran landed safely and finally. Lákòókò àkótán ọ̀rọ̀ mi. finally of my sermon. ìwé òwe orí kẹtàlá ẹsẹ̀ thirteen ó ní ẹnikẹ́ni tí ó bá gan ọ̀rọ̀ náà lé a ó parun. whoever mess or denge go to the sermon shall be destroyed. <laughs> ṣùgbọ́n ẹni tí ó bá bẹ̀rù òfin ìbùkún ni fún un. but whoever fear the decree more blessing. ẹ jẹ́ kí a gbàdúrà. let us pray. olúwa mú wí tèmi fún wọn o. God I say my own for them. Irú èso tí ó so lọ́kàn kálukú ìwọ ló mọ̀. You know the type of food that evil out of your mouth. máa bá ṣẹ́ rẹ lọ. continue with your job. nígbà táwọn tó gbọ́rọ̀ yóò dẹni ìgbàlà ní ìkẹyìn ọjọ́. where on the last day the listener will be acceptable. má jẹ́ kí mi ó dẹni ègbé. don't let me be redundant or forgotten. ǹjẹ́ ìránṣẹ́ rẹ tó ti lò fún wa láti túmọ̀ ọ̀rọ̀ yìí sí èdè òyìnbó. your servant you are using for us to pieces this preacher to English. ìmọ̀ àti ọgbọ́n tó péye láti ọ̀run wá. every knowledge and wisdom from above. tí ó máa fi mọ̀ ju báyìí lọ. which will make him more hotter than this. ti lè òyìnbó ògo yóò fi gbé pẹ́ẹ́lí jù báyìí lọ which is speaking English will be more superb than this. máa ṣa ìfifún. what do you mean pastor don't embarrass the lord i always tell you i'm okay i don't need your prayer on my spoken English i know more than sufficient if God should equip more my brain more than this i will run mad i told you do you want me to run mad. <laughs> ọ̀bọ. <laughs>